اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضي مرضية عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا بفضل من الله وبرحمة منه دخلنا في العشر الأوائل في العشر الأول من شرد الحجة لهذا العام 1445 الهجرية فهذا فضل من الله على أنه أبقانا إلى هذا اليوم ثم وفقنا بما نتقرب به إليه من الآمال الصالحة أمة الإسلام لقد دخلنا في أيام ما لكثير من المفسرين إلى أنها هي المقصودة بالقسم من قول الله تعالى بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر فقد ذاب قبل ابن عباس وابن بزار ولعلام مجاهد إلى أن المقصود بليال عشر هي هذه الأيام أيام عشر الحجة فإن الإقسام بالشيء وإن دل على شيء وإنما يدل على إذا شاني ومن ذلك ما قد أخذ من بخار من حديث عباس رضي الله تعالى أرضاهما أن رسول الله صلى الله عليه وسلم قال ما من أيام العمل الصالح فيهن من العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد أو فقال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء صلوات ربه وسلام عليه أمة الإسلام وفي هذا استحثنا الله سبحانه وتعالى بالمسارعة والمسابقة للخيرات في هذه الأيام الفاضلة قال تعالى وسارعوا إلى مغفرة من ربكم وقال سبحانه وتسامى فاستبقوا الخيرات فكل من يريد وجه الله فباب هذا منفتح أمامه فليدخل فيه متى شاء وإذا شاء أيام شرع الله سبحانه وتعالى لنا فيها التكبير نكبره في أسواق بيوتنا في مساجدنا في أسواقنا في سيرنا في طرقنا ثم أطلق هذا التكبير من رؤية هلال ذي الحجة إلى آخر إلى عصر آخر أيام التشريك أما المقيد من هذا التكبير فإنه يبدأ من فجر يوم عرفة إلى عصر آخر أيام التشريك أمة الإسلام لو كان هذا في عيد الفتر فإن تكبيره مطلق من غروب الشمس يوم العيد إلى أن يخرج الإمام إلى الناس للصلاة أمة الإسلام هذه سنة نبينا صلى الله عليه وسلم ولا بد لنا من التأسي بهذا النبي لنكون من الفائزين أقول فنوه سؤال المسلمين أنتم عليكم كرات جريفان النبي صلى الله عليه وسلم ẹni tọ́rọ bàbá ti bàmà jẹ́ kẹ fún gbogbo wa aláwọ̀ bá ń sàlẹ̀kún kí annabi wa bá ní sàlẹ̀kún ọlá rẹ̀ àti àwọn aráyà annabi àti sọ̀hábà rẹ̀ dákùn tó bá ń sàwọn tó fẹ́ kẹ́ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam gbàrkìyàmà dákùn já wà mẹ́wọ̀ ẹ̀yìn àníẹ́sìn mú ń fi àsìkò ìrán létí ìbẹ̀rẹ̀

àsìkò olawa bọ́ sí àsìkò kẹni ó tóbi pípọ̀ tó fi jẹ́ pé ọba dẹ́dà ó fi búra gẹ́gẹ́ bí abúlọ́bìn Abbas olùtukúra ní àgbà nínú ọmọ kí sallallahu alaihi wasallama tó ń sọ ọlọ́run mọ́sàdúwà fún ó nígbà tọ́lọ́run bá ń sọ wípé wà lè fàájì ọlọ́run ni mo fi àfẹ̀mẹ́jú búra wà láyálì ní aṣù mo láti wọ́run

o náà ni tàùkìdù hukumi kíyàn ọkàtàmà nkankan bí zikiri mu'azzomi èyàn fẹ́ kàtàmà nkan kọ̀wà yẹ́ tẹ́yàn bá ń sọ èyàn wá sọ nkan tó mọ̀ wípé ah tó bá ti gbọ́n kẹyìn bó ṣe tó bí lẹ́mì òun tó bí lẹ́mì ti àwọn

june láwà kẹ oṣù kẹfà láwà oríkàn ní sẹ́mù gbogbo tí ẹ̀sí ń sọ wọn ò fi bá wa lò sẹ́mà ẹ̀yìn ilẹ̀ kírètì ẹ̀ lórílẹ̀ tẹ́ẹ̀fí sanwó oṣù fúra yí òní lọ́dọ̀ Ọlọ́run ní sẹ́mà ọjọ́ kìíní ni tọ́wọ́ ajẹ́ oṣù kejìlá oṣù kejìlá láwà yìí jẹmá ayé kẹ́kọ̀ọ́ òbú wọn ní 14 nínú àmá fi ka wọ́n tí wọn lọ́dọ̀ wọn iní ẹsẹ̀ bẹ̀rẹ̀ ọdún ó fi ń sanwó fúnra wọn wọ́n ogun tí ń ṣùgbọ́n lóṣù tamaka òní ni wọ́n oṣù kejìlá di ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin àti márùn àtogójì tó ń ṣe ọlọ́run fi Mẹ́kà lẹ́wà sí Mẹ́dínà ìntàkà yọkú ọmọ tàbá fẹ́ fi sọ pé tánàbí ti kú òlàyé àkàyọ tẹ́nì kú mẹ́ 1435 years ọjọ́ ìyọ́lọ́wọ́n ń búra láti bá sí ojú wa síbẹ̀ pé mo fi nǹkan pọ́pọ̀ pamọ́ sínú ọjọ́ yìí ọjọ́ yìí àwà mọ́ntọ́lọ̀ fi pamọ́ bẹ̀ ẹjẹ́ a lọ sínú hadithi abdullahi abbas mọ́mù kọ́nà ẹgbà wá rahimahullahu ta'ala ó ṣe rọ́wọ́ pẹ̀lú ṣàhábà ìjọ kan ó ní ma min ayyamin al'amalu sallu ọjọ́ kan wọ̀wọ̀ àwọn ọjọ́ kan wà rí kéèyàn wá máa sì olóore ń bẹ̀ kọ́ wá ọba dẹ́dà ju àwọn ọjọ́ mẹ́wàá ìlọ ọjọ́ mẹ́wàá ìlọ kó ogun ẹ̀nu ọjọ́ mẹ́wàá àníbí wa ń sọ fún láti wọ́n ìjà wọ́n ti rí oṣù ní sọ̀rọ̀díyà fi hajji asọ̀pọ̀ ti rọ́sù wọ́n wà ti bá ní kàkùlétì yóò mọ̀ àrọ́fà fine tó ẹgbẹ́lọ́dọ̀ wọ́n bí kèsí mẹ́sà àtàtàsàlẹ̀ yìí wọ́n ọba rí oṣù ní ànáun tààtì ìbàmọ́ lónìí bá wa wa tí ó ní

ṣùgbọ́n gbà tí mo ti ń fi ọ̀rọ̀ yẹn kún ọ̀rọ̀ mo gbọ́dọ̀ kí àǹkankan bẹ̀ torí tí Ramadan bá dé tí a bá rọ́ sùnsùn díyà kìí ṣe ìláàfí máa dáwà láìláàrin wa sultan èyí òǹdó lẹ́gbẹ̀kan oṣù àti wá mọ̀ wípé àti wà ní àti wà wọ́n báyìí ó sì rí oṣù tí a náà tó sì rí oṣù wa asátùpá ti wà wọ́n báyìí àti wá kó sínú ọjọ́ yìí Ànábì ní àwọn ọjọ́ yìí méjì ní ká mú o méjì ní sẹ́tà sọ́rọ̀ bàdẹ́dà ọ̀rẹ́yàn àti àṣegbọ́rẹ gbogbo ọ̀rọ̀ ọ̀rẹ́yàn tẹ́yàn kí lásìkò yìí in tí ọlọ́run bó fún yàn bẹ̀ kèé serú ẹ̀ láàgbà tí àwọn ti bọ́ kú òlùjọ́ mẹ́wàá tàbí ká tó òdíjọ́ mẹ́wàá tó bọ́ wá jẹ́ iṣẹ́ olóore ńkọ́ àà wọ́n ní èèmà náà tún ni ẹmbà yẹn mẹ́fílà lásìkò yìí ìntọ́lọ̀ wọn fún tí ó dọ̀bù fún kò lè rí gbà lásìkò mí o ẹ ń ṣe sàárà lásìkò yìí ìntọ́lọ̀ wọn fún tí ó dọ̀bù fún kò lè lásìkò mí o ẹ ń pọ̀ lásìkò yìí ẹni tí ń tìlàwà Kùránì lásìkò yìí ẹ ń díkìrù lásìkò yìí àwọn sọ̀hábà wà ní rí annabi sọ́sọ́lám àntẹ́lẹ́ọ́ ó ti sọ̀rọ̀ ọ̀rọ̀ kan fún wa ayé mẹ́yẹ nǹkan lọ́sọ́ ń pa shahid ẹn tí a bá pa nítorí ọlọ́n sójú ogun ọlọ́n o ní yóò lọ́lọ́báyì yóò lọ́lọ́báyì kódà nínú ẹ̀bọ̀ àmì ẹni ẹbá pa sójú ogun ọlọ́yìn gbogbo wa tá bá wà ní Jánnà wọ́n máa fún àníyàwó méjì méjì extra gbogbo màlìjẹ̀ náà ni ó ní méjì ẹlòmí wà lè nínú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kọ̀ sẹ tí ò nígbà méjì àwọn ṣùwàdáwì tí ẹ pàtàkì ọlọ́yìn 72 wọ́n fa wọn 70 tí wọ́n kò fi lé 62 tí wọ́n fi gbogbo àwọn ẹ̀kú ẹgbẹ́ ìwé mọ́ ọlọ́run ẹnkó ń bá pa nítorí ọlọ́ ọpasójú pọ̀lọ́ gbogbo méjì mú pé kèése ń dánidálùrú kèése ń jẹ́ ń fi ìbò tàwọn èèyàn tàbí nǹkan mí tàwọn èèyàn ẹjá fọ́kọ̀ ẹjá dàrú no no no jihadi tòótọ́ tọ́jẹ́ pàtí mẹ́ ń pariwo rẹ̀ àti mẹ́jẹ̀mú rẹ̀ kó wá pààyàn bẹ́ kèése tẹ́kàn fi ẹ̀jẹ̀ ọ̀dọ́ tẹ́kàn wéṣẹ̀ dánù nǹkan gbogbo méjì mi wá pé ó ń se ọlọ́ ni yúkúfọ́rún làwòkú lùṣe bó ṣe rí un gbogbo tó bá nílẹ́ṣẹ̀ pátá ọlọ́run ìwọ̀n àdánù gbogbo ẹ̀ṣẹ̀ pátá tó bá dá ọlọ́run ẹ̀ àdánù ilẹ̀ dẹ̀yìn ayà àti gbèsè nìkan hmm. gbèsè nìkan lọ́lọ́run ni hàn hmm, wọ́n fi léyìn ọlẹ́ ẹ̀sì máa sáwá ẹ̀rí mi wáwá wípé a ṣẹ̀yìnù ṣẹ̀yìnù lọ́gọ́ gọ́rọ̀kì ẹni ọba kú sójú ogun ọlọ́run ṣùgbọ́n gbà wọ́n pa orí omi ní ọpa sí ọwọ́ amùmí yóò yóò fọ́nláwò kúlù ṣe àtàdéyìn gbogbo tó bá se lẹ́sẹ̀ lọ́wọ́ foríjì kọ́dà tẹ mẹ́gbèsè ọlọ́run ọba sán wàlọ́yà ni a bá sọ pé àfi ẹn tó bá mọ̀ pé ní owó kankan san tó ń gbèsè mà kọ́ ya wá bí ó ṣe jàjà tọ́lọ́run jọba dé kọ́ wá mú torí omi ṣùgbọ́n ló ṣegínú kọfẹ́sẹ̀ mọ́lẹ̀ ó mi pé ní ìṣẹ́kù lọ́rùn kálù ṣẹ̀rídù ẹni yìí ni ẹni ẹ̀yẹ ni ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ọba dídà mọ́ ń gbé àwọn kẹkọ̀ọ̀kan wá nígbà míì àwọn sọ́dọ̀ wọ́n bẹ̀rẹ̀ sọ̀sán wípé wọ́n lè jẹ́ fi sẹ̀bí ìlà ẹni tó mọ́ ní pàṣípògùn ọlọ́run ó tó sọ pé kọ̀ sẹ́ni tí yóò tì tá yóò tún wùwá mẹ́ ayé òní wùwá mẹ́ pẹ̀lú jọ́wọ́ ìlọ́dọ̀ ọlọ́run kí mo tún wà sí yálẹ́ ìtàkọ́ ni àdàmùn ẹni táwọn èèyàn rẹ̀ tẹ́ǹkùn tí fún rẹ̀ yọ láti ìdí rẹ̀ ṣọ́ìbù yásìn ìtí sọ fọ́lọ̀ ní pé àà ah, nígbàtẹ̀ ní pé kí ìlànà kòlì janna nígbàtẹ̀ ní kọwàá wà janna àwọn tí a tẹ̀pa àánú rẹ̀ tó wá ń ṣe wọ́n pé ah, àánú wọn tún ṣe àánú wọn ṣe ó ní à ìyẹ́lẹ̀ ìtàkọ́mì ya'lamun mùsùlùmí káwọn èèyàn ọmọ ìsẹ̀tọ́lọ́ ni ó ní ọpa mísì yóò bima ghufira li rabbi ọlọ́run forí ẹ̀ṣẹ̀ ní jìmí waj'alani minal mukramin ó tó wá jẹ́ wà ní ẹni àbí ẹwọ tọ́rọ fi pín mi lé ẹwọ àwọn tí ó mọ̀ sáàfù mi láríjẹ náà ẹwọ lé mi ẹwọ nǹkan mi tó ń ti ni a ní bí ọmọ sọ nítorí pé ẹ̀jẹ̀ ara wọn ó ti di mísù kódà wọ́n èsì ìrìnlẹ̀ akú èyí ò lè rà ọ́rẹ́nà gbogbo ẹgbẹ́ kú torí ọlọ́ni ẹ̀fẹ̀ pa wọ́n ìrìnlẹ̀ akú àdéhùn ni ṣùgbọ́n gbà tí ìdàbà àbí ọfàbà àbí ìbọ́bà ẹgẹ́ rẹ̀ tọ́ta sókè tọ́lọlẹ̀ bẹ́ẹ̀ èsù ni ọmọ wá yí lójú wa ti dandan pèsè nígbà tí ẹgbẹ̀ rẹ̀ tọ́ ikúṣẹ́ ìdínú ìzí oó àfikẹ́yìn ògbórí ẹ̀sà oó sì mìíràn ó sì ọ̀nà ṣẹ̀yìnù láyẹ̀ jùlù mẹ́sàn kọtílì gbogbo ẹjọ́ bá pàtàkì ọlọ́run kama yẹ́jìlù àhàdùkún kú sọ́tọ̀ yìí kọ́sọ́wà àti bẹ́ẹ̀ni kọ̀kẹ́ ń se lè tí ìlì tí wọ́n bá yẹ àwọn wọ́n bèèrè wípé jihadi nǹkan tí a bá lójú ọgọ́rọ̀ ànábì ni wọ́n jihadi kọ́dà ẹmbá jàbìtújọ́ náà ìfọ́nà ó fẹ́ ń bá ń ṣiṣẹ́ olóore lásìkò yìí ó tóbi jùlọ ah, ànábì ṣùgbọ́n o ìlà rọ́jùlọ́n àfitá abalẹ̀ rẹ̀ nìkan tọ́jẹ́ wípé kọ́rọ̀jà bí ó sì wà máa ní nígbàtọ̀ fẹ́ lójú ogun fún rẹ̀ lọ́lọ́pọ̀ náà ọwọ́ atukọ̀ gbogbo dúkìá lọ ọkọ̀ mọ̀ lọ okóyàwó lọ okógun kẹtọ́ ọ̀tà lẹ́ta nǹkan kan ọwọ́ akọ́wẹ́sàkó fọ́làm yẹ́rjì mìndẹ́lka bí ṣe wọ́n wá pàṣogbo wọ́n gbẹ̀yàwó wọ́n pa wọ́kọ̀ ogbò rẹ̀ wọ́n pa wọ́kọ̀ ogbò ẹ̀nà rẹ̀ wọ́n pa wọ́kọ̀ ogbò nǹkan ní ẹ̀pàtá kò ní nǹkan kamọ́ jùkọlọ̀ ọgbọ́nà lọ irú oúntọ́n olóòlè se déédé ẹn ti yẹnà lásìkò yìí tí ń kí ìrùfọ́ lásìkò yìí tí ń ṣe sàárá lásìkò yìí tí ń dábì kọ́ lásìkò yìí tí ti làwà pàdé lásìkò yìí tí ń ṣe ṣùgbọ́n bá ṣe ń bọ́lọ̀ ńlò náà lájọ́ rí yóò àti wá kó sínú ọjọ́ ṣùgbọ́n kẹ́kẹ́ mẹ́tọ́ ẹ̀ká píyà èmọ̀lọ́lọ́wọ́ àdíṣì kẹ́kẹ́ mẹ́bẹ̀ tó lè mú yé wa dáadáa wọ́n sọ wípé ajẹ́ ń kú sójú ogun ọlọ́run lọ ṣùgbọ́n

tó lè sọ ọ̀yẹ̀dẹn tó jẹ́ wípé ìyàwó tí ó láti jẹ̀nà yọ ọ̀pọ̀. Hadíìsì tó wá wá lórí rẹ̀, kódà ó tún jẹ́ agbọ̀yẹ wípé èyí tí ó fẹ́ fún ṣe ìdù bóò ní ọwà rí pẹ̀lẹ̀lẹ́ kílàdíìsì náà. Jẹ́ àti súnan inda Abi Dawud wa inda Tirmidhi bi Ismail bin Hasan al-Hadith, Mu'adh bin Anas radiyallahu ta'ala hmm, àwọn nǹkan kí sí pọ̀ tí a máa sọ fún yí ìgbọ́

in tó lè irú èyí tí ẹ̀kọ́ tó bá báyàn èyí ò ní gẹ́ẹ̀tì ara rẹ̀ ma bí mú lọ́sẹ̀ mọ́ lọ báyìí bẹ́ẹ̀ ni mú lọ́mọ̀ sọ mítẹ́lùmí iwájú ẹlòmí báyìí ó sùjọ ojú ẹlòmí yóò yìnbó àwọn orú ìbínú bá wọn anábìlẹ̀ tí wọ́n bá bí nínú orú bẹ́ẹ̀ nígbàtí bínú wá dé kó wá pàmàrà nígbàtí ọ̀rẹ́ ti ìjọ tí ó dùn wọ́jọ́ ẹni tó ṣe nǹkan sí ìjọba fẹ́ gbẹ̀sán ó ìtumẹ̀ ẹni tó sì kí sọmọ́fẹ́ gbẹ̀sẹ̀ ó tọ́wọ́ déyàn ma láyé ó ní túnmọ̀ rẹ̀ níbi tí agbára rẹ̀ kádé wà húwà kọ́ọ̀dìrún àlá ayù fídàwò ó sì ní agbára láti gbẹ̀ ẹ̀san yẹ táyé ẹni tí bínú sí wọn bàjẹ́ ó wá ló ń gbé mi nítorí ọlọ́run lábọ̀lọ́wọ́ ya máa bọ̀ ògbébìrú mi nítorí mi jọ́ kàbáyì bọ́bọ̀ hátà yóò yíraú minal húrí lèyìn mọ̀ṣá ọlọ́wà ní ẹmẹ́lẹ́ká ẹkọ́ àwọn obìnrin àlìjẹ̀nnà ẹkùn wọn fún sàntọ́ bá wọ́ bẹ́ ìlàlẹ́ ọlọ́ lórí ẹmọ̀ wọ́mọ́ ṣùgbọ́n dìífì ah ah hmm, la hawla billah ọba dẹ́dà yóò ní ìmàlẹ̀ká àwọn obìnrin wọn wọ́n kò fún jọ́nà náà gbogbo obìnrin àlìjẹ́nà só ni wọ́n kò fún àtẹ́yìn tí àwọn ànàbí fẹ́ mú àti ẹgbọ́n wọn sàbẹ́un àti ogbó kílógọ rẹ̀ sáàmà sàn tó bá wọ́ wọ́n bá tútùtù ẹ ń wá gbẹ̀bìnú mi ẹ̀wọ̀n tí wọ́n ní wọ́n kò wá ìgbẹ̀bìnú mi yẹ kí ní ó ṣẹlẹ̀ lórí bóò ló ṣe gbé mi bóò ló ṣe rí lẹ́mi rẹ̀ tó ṣe torí àwọn èèyàn náà bẹ́nu ẹ̀ abúrò nìkan kí ní yẹ nìkan kò lè wọ́lọ́rin wọn ìwà mọ́ ń dúra lọ a ìgbègbè ìtọ́lọ̀ ń fẹ́ ni ó ọba adẹ́dà ti mà tọ́bọ̀ ẹjẹ́ pé à ní nítú àwọn ṣùwàdá òdàrítẹ̀ náà ó ti mẹ́dẹ́dẹ̀ tí ó kò wá ṣùgbọ́n ara wọn sábà bí ọba tó tóbi ni irú ẹ̀ lásìkò isi olóyìn lásìkò yìí annabi ní jihadi ògbò lẹ́gbẹ̀ẹ́rẹ̀ àti jihadi tatan àwa bẹ̀rẹ̀ sí olóre náà pẹ̀lú at-takbir al-mutlaq at-takbiru al-muqayyad bí wọ́n tẹ̀lé ma la yataqayyad bi shay sọ̀bọ́n wọn mọ̀sáàrùn wọ́n fìrí wa a ma wá gbọ́lọ̀ tóbi látàsìkò yìí nígbò la o àwà ní mọ́sálásí ni ó àárín ìlọ ní ó àwà ní ọkọ̀ ní ó pàṣẹkan ọlọ́run ni mo tú nílẹ̀ ẹ máa gbé ẹ máa pariwo títò bí mi Allahu akbar Allahu akbar la ilaha illa Allah wallahu akbar walillahil hamd Allahu akbar ìbí ọmọ sọ èyí ọmọ sọ ó kàlùkọ́ mọ̀ sọ lẹ́hùn sàbẹ̀rẹ̀ látánà sáàtí ẹ̀mọ̀ pàá ti wà náà wáhùn dòlè hijjá tí ẹlòmí bá sì ń sọ déètì tọ̀fẹ́ sí bẹ́ẹ̀dẹ̀ báyìí lórí nìsìn amawawi and drive lọ àmbọ́lọ́já kọ́sọ́mà ọfẹ́ òun kawó lọ àwátí fún lọ́já allahu akbar allahu akbar la ilaha illa allahu wallahu akbar walillahi alhamd Allahu akbar Allahu akbar gbogbo ti mẹ́nà ọkọ̀ orí tó garbú sí ah, la ilaha illa allahu wallahu akbar walillahi alhamd ọ̀gbẹ̀ta ìwà sẹ́kítìrì ni بالبذاري بقولنا أن يقول الله أكبر الله أكبر لا إله إلا الله الله جماعة توجه إسلام وطولانسي سيبا سيري لم يوتاري يجي gan ta ni ó yè nú wọn kọkí gbogbo ṣe wà bí gbogbo yẹn a máa gbọ́ láti ọjà agbágidé bí tó kàrí kọ́ mẹ́sẹ̀ tí ẹ̀ torí ẹ̀ abúlábùn Umar àti Abu Hurairah wọ́n máa lọ ọjà láti fi kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ yìí

gbogbo ń tàwọn wíṣ kọ̀ wà sí tọ́lọ ọba dẹ́dà kéré ní òdáadáa tí a bá sáti sí nítorí rẹ̀ àwà bẹ̀rẹ̀ gbónú aláwọ̀pàá ní gbogbo àsìkò láti ìgbàwo láti ìgbà tí wọ́n ti sọkúnrẹ̀ ti róṣù yóò wà di méjì àtìkì kẹkùn èwo láti kún èlùmùkọ́yàn èyí tí lọ́la káàbẹ̀rẹ̀ lọ́tùnlá tọ́bá ti di yọ́mù àrọ́fà òòrùwọ̀ tààkì ìṣáì yọmọ àrọ́fà kèbẹ̀rẹ̀ náà ní àrọ́fà kọ́lá yọmọ tẹ́rìwíyà on the 8 no on the 9 th jẹ́ yọmọ àrọ́fà bá a bá ti ń káṣù bá àtẹ́ ìlàbẹ̀rẹ̀ inú tẹ̀yìn irun gbogbo ohun tàbá ti istighfaru tán astaghfirullah astaghfirullah Allahu akbar Allahu akbar tàbátúkà ilá àjọ náà àtúnṣe tàbátúkì tọ́bátúkì jọ ọdún gbogbo ohun mọ́ràn àrùn àtúnṣe rẹ̀ ọjọ́ kejì lẹ́yìn ọdún ọjọ́ kẹta rẹ̀ ọjọ́ kẹrin rẹ̀ tọ́ra fún ọjọ́ mẹ́ta lẹ́yìn ọdún

ìlábẹ̀rù náà a mọ̀ wí a mọ̀ gbọ́nà tóbi Allah ta máa ṣe lọ yídì kìí sí gbàbá lọ yídì lọ́bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sáájú gbà níbo lò wá parí ó wà nímọ̀ kan yádù kò sí pé lẹ́yìn ìran ó sáfrí wa a mọ̀ a mọ̀ wí bá ṣe lọ yídì a mọ̀ wí níbo láwà sọ́pù ìgbà ta bá rí tí máa mọ̀ bá yọ bá ṣì mọ́mùdé o ti fẹ́ kí n fáwọ́ ìgbà ni a tó sọ́pù tí ẹ̀ àsìkò tí ẹ̀ òjú bá náà lọ ṣùgbọ́n ìta wà àti bẹ̀rẹ̀ ti mútúlákù rẹ̀ báyìí láti ìgbà tí a ti rí oṣù láti bẹ̀rẹ̀ tí ó kàtímáwí kàtímáwí kè bọ̀bá iná ẹ̀dàkùn kásọfáwọn ìyàwó wa nulé kásọfáwọn ma wa gájé wọn gbọ́yé nílé ẹ̀kọ́ wa kájí wọn gbọ́yé lọ Allahu akbar Allahu akbar la ilaha afáwọn ní kẹmọ́ wa fún kọ́ lọ́lọ́wà Allahu akbar la ilaha illallah tí ó sí afá Allahu sí ò sí yẹn ẹlòmí ọba mi dáhùn tàbí ọba dáhùn ẹlòmí náà tún wí ti ẹ̀nà náà tún kálùkọ́ mọ̀ wí jẹmọ́ ǹká wá rí bá wọn ní àsìkò yìí yàtọ̀ sí ìbùkún ọlọ́n tí ó máa ṣẹlẹ̀ ẹwọrú dẹ̀rúbà lẹ́mìnà tí ó sì tọ́rọ kìí ṣe táwọn wí papọ̀ lẹ́ẹ̀kan náà ó ń kálùkú wí ti ẹ̀ ṣùgbọ́n kápẹ́ ọ̀rọ̀ ọba adẹ́dà sí ìyọnu lọ ìyọnu gidi ni o tí è ṣe sí é sí é láwọn àsìkòtàwà àti ẹ̀dù eléyìn bá ṣe wá kónú àwọn àsìkò yìí àti kọ́kọ́ ní nǹkankan àdàlẹ̀dì jẹ́ àmìnà díkì múlùmí musamman rọ́dí rọ́ta na rọ́dọ́ha ó ṣe ọlọ́n ni ìdàdákọ̀ aláṣẹ tí mẹ́wàá gbẹ̀yìn mẹ́wàá bẹ̀rẹ̀ dùlẹ̀híjà ìbá ti bẹ̀rẹ̀ kọ́yà mọ́gẹ̀ nkankan nínú ẹ̀rànra ní ìntàmọ́mùkù lára máa ìkaná ni ìrùn ni yálà àwọn abíyá ni o fàbẹ́ ni o ìrùn ni o wọ́n ni kílọ́fà nítorí ká lè jọ àwọn ọ̀bọ̀dá àtẹ́káfà àwọn kankan náà jọ àwọn tí ó ń bẹ ní mọ́sím tí wọ́n ń ṣe hajji lọ́wọ́ báyìí gbogbo ẹ̀mfẹ́ pẹ̀rẹ̀ tí ò tí ìgbẹ́nu kó ṣe sùúrù dìgbà tó bá pẹ̀rẹ̀ ìtàn tí è tí gẹ́ ìkaná kó ṣe sùúrù ẹni tí ó bẹ́ mìíràn gẹrun àárọ̀ yìí ni mo fẹ́ pín àlànà pé wọ́n ma bọ̀ láàrọ̀ bí ẹsẹ̀ rúsùn bá torí ìtọ́ lọ́n nǹkan dà kò sí tí máa wọ́nà tó àníbì ni wọ́lá ọlúfù fàbí sọ ìm ẹwọ òun ti bóòdè lẹ́nu aláwẹ̀ àwọn èyẹ́ ṣe bí òórùn àìjẹun ní nǹkan o òórùn yẹn ìgbà tó wọ́n ti rí pé agbẹ̀dú wá bá ti ṣòfò gáàsì tí ọmọ wá láti bẹ̀ iní ń inú jáde àníbì ní ọlọ́n bí ṣe nínú ẹ̀jẹ̀ tí ṣe nǹkan ó ń ṣe ọlọ́n ni aláwọnù láwọnù lè mísìkì àríhùrú lè mísìkì wà lọ́nà dámù ẹ̀jẹ̀ tí ń bẹ lára rẹ̀ yóò máa tàbẹ́jọ̀bì alìkìyàmá gbogbo àwọn yóò sì mọ́ tó rí pé bí ti tọ́lọ́ ní nǹkan yẹ ti ṣẹlẹ̀ gbogbo ọgbọ́ jẹ́ pé bí tọ́lọ́ ló ti ṣẹlẹ̀ ìmọ̀ wọ ọlọ́n ju gbogbo wa báyìí ní ìsìn ẹmbá wá ojú tó ń fi ń wò olójú ayé ojú àlìkì àmàlàwà wà báyìí nìsìn ọkà wọ́n mọ̀ wà lọ sọ́dọ̀ àwọn tí ó ń bẹ ní ájì ọmọ ìyànú àmàtíjọ papọ̀ mẹ́lẹ̀ ìyẹn bẹ́ ẹ ah sí ẹ̀mẹ̀ sí mọ̀ pé yóò bá wá ikẹnú gan kéèyàn máa sọ pé ẹdìẹ tó kú sí lè tó fẹ́ kú ẹwọ̀ kọ̀rọ̀ ọlọ́run méjì dákò èmi àti méjì àwọn situation tí wọ́n ma sọ bẹ́ẹ̀ fún à eh, ọmọ sọ bẹ́ẹ̀ fún yà ẹni tó ti klọ́kì 120 ọwá bí ọmọ ẹyọ kan ọmọ tó wá kú ìyàwó gangan wà ní 95 wọ́n pé à ah, ọlọ́run lè sèmí àwọn ọ̀pọ̀lọ́run wọ́n sọ pé ẹsì ẹbí ẹ sì fẹ́ kú èyí tó fẹ́ kú náà àákọ̀lọ́nà lọ pé kò sí tọ́lọ̀ ò lè ṣe ìlò náà ẹwà lẹ́dí ẹ tó kú a máa jàgbàdo ọlọ́mọ́dẹ̀wọ́dọ́ ìbánikẹ́dùn orú years wẹ̀yẹ̀wò ogun ọdún lónìí ọkọ̀lá ẹ̀ nígbò ní èdè ọkọ̀lá báyìí ní ìsìn ẹ̀sì wo ó dé kọ́ ma wá jẹun ọmọ o ah 50 plus 55 105 tó bá jẹ́ pọ́lọ ń bá múlé rẹ̀ lọ tó tọ́ tó dé tó wá jẹun ọmọ sí òun ni bá lo ẹja ní èjì pé oúnjẹ ọmọ náà fẹ́ máa jẹ o ẹja ní agbówájú ẹ̀ nílò wọn máa bá lọ àti gan ẹran léyá ọwá ní ẹ̀kọ́ tọ́pọ̀ táwà ma ń sọ jẹmọ́ ẹjẹ́ apẹ̀nàfọ́ bá dédà lótìtọ́ nǹkan méjì lọ wà tó bá mẹ́jọ láàmà láwà pí ọ̀rọ̀ ẹran léyá a ní hàdáyá àti dọ̀háyá hádìyù ní ẹgbẹ́ kan udúhíyà òun náà tó kójú hadiyu lọ lẹ́gbẹ̀kejì kí là ń pè ní hadiyu ma kullu ma yuhda haram ọba dẹ́dà yọ̀nda èmi ni mo nílé yìí ó ń sì nílé àkọ́kọ́ tí mo fi lélẹ̀ lórílẹ̀ kẹ́ máa ti wá ń bọ̀ nílé yìí ẹmú tẹ́ bá fẹ́ fi wójú rẹ̀ mi ọlọ́run ẹlẹ́mú lọ mọ́ wá tún ilẹ̀ ṣùgbọ́n tó tẹ́mẹ̀ bí mọ́ ọgọ́rùn àkúnmínú nǹkan lọ́n ti ẹ̀ wọ́n pàfọ́ bà dẹ́dà alẹ́tọ̀ àti ṣẹ́bẹ̀ ẹlòmí bá 50 bọ̀ ẹlú bá máa dẹ̀rẹ̀ tọ́pọ̀bọ̀ nígbàtàyé ti ń change òun lọ̀pọ̀lọpọ̀ nǹkan láàfí máa rí wọ́n mọ̀ dàbọ́mà kẹwàá ṣe ṣùgbọ́n tí ó bá ní adíyù kankan ni ràkùnmí kódà èèyàn lè ká sọlọ́ ọ̀rọ̀ rọ̀ àṣọ fún ọwọ́ ọ̀rọ̀ agbádá lálárọ́ náà tó rí àwọn èbò náà wá yóò sì kó sẹ́gbẹ̀ kan bí kàbá ẹmbá ní díẹ̀ ah, láwọn èèyàn bọ́bẹ̀ ni àwọn ìdìbò ah, kan nínú ẹmọ dodo kire bó ṣe tí ọ̀rà ah, náà lọ́dà bẹ́ lókàlùkún lọ láwọn èbò náà yà díẹ̀ nínú kàlùkún kìí ní tẹ́sí kọ́ ẹmọ ìwé mọ́ náà ewu bí àà gbogbo ẹ̀ tí wọ́n fẹ́ gbẹ́ pé wọ́n dára àfi wọ́n tú tó dálì kìámá gbogbo fọ́nú ẹ̀sìn unity ní agbára wọ́n ma ń pẹ̀wà gbogbo ń bá ní nǹkan tó fẹ́ tó jẹ́ kọmọ̀ ìyá àwọn ní mo lè múrù fìlàí kí n kó mẹ́wàá rẹ̀ lọ wọ́n ò sí ní máa fi léyàn lọ pé sẹ́yìn rí dàálẹ̀ òkàlùkọ́ ma mú agbómújẹ ṣùgbọ́n fúnra mi mo ṣe oyin láwá fi sí kèèṣe ṣúgà ọdá ìrìnà ah tàwọn kẹta shit wọ́n tún pẹ̀lú àwọn sí ọkàlùkún jẹ́ ìwọ́ wọn lórí náà

bóòrọ̀ lọ ní kí àmúnà ọ̀dọ́ yíò báwọn àwọn muslim lọ́dọ̀ tí ah, alhamdulillah gbogbo nǹkan lọ dédé o ló fi jẹ́ wípé agbára tí ń bẹ́m̀bẹ̀ hajji jòjúmọ́ ní ń fọ́ àwọn ọ̀tà lórí Jerusalem ta lẹ́rí tí tó ń gbégbà rẹ̀ bí wọ́n bá sì lọ tí wọ́n bá èdè bá wọn pè wọ́n bọ́ kọ̀rọ̀ ní pé gbogbo

jama'a ẹn tó bá wù bàtí àbá ń kírun nínú sáànù ibi tí ó bá rándìí tí wọ́n bá ń tí ó gbọ́wọ́ lòkè báyìí tí ó rùkú tí ó gbẹ́rẹ́ òkè tí ó lọlẹ̀ nísàlẹ̀ òkè èèyàn èèyàn mọ̀ pé ẹ̀sìn

àdísì wá tí bẹnu sọmọ muslim gbáàrí jẹ́ mẹ́ta lọ kí ni tọ́fà àdísì padà wá tó tuwálẹ̀ kí ni tọ́fà bí i lẹ́lẹ̀ wáìdì kọ̀há sóbi ilẹ̀ paléyá sọmi kí ilẹ̀ paléyá lọ́dọ̀ tí a ń lẹ Yorùbá èèyàn máa wọ iléyá ni ọlọ́mọdé àbóde so ẹjú bàbá ti rẹ̀ bá ti kú tó lọ wọléyá nígbò tó àmsọpọ̀ lọ rẹ̀ rẹ̀ sí dádì yìí ti kú ní gbogbo ní ẹ̀ láàkíyà gọ́ọ̀n tí ó ti kọlé

àwọn kan bẹ nínú àdánwò tí ò sí sọ́ọ̀ta tó è pé téèyàn bá sọ fẹ́lòmí kìí sí pọ́ntọ̀ lè mú pọ́ mẹ́ o in tí ó kọ̀kọ́ wá sọ́kọ́ lẹ̀ ní wípé ìsásù ah, ìdẹ́wà gọ́ àkọ́kọ́ kí mo lè ṣe ń bí ilé ebi tí mo túbọ̀ náà nìsì kíni kíni kíni kíni ọba débẹ̀ tí sì ní ìyànlá pẹ̀lú okùn dòrò lọ pẹ̀lú okun kànga lọ pẹ̀lú bẹ́ẹ̀tì ẹ̀rẹ lọ pẹ̀lú táì lọ́wọ́ wọ́n ní kílódé náà ní tẹ́ parẹ̀ ìlàyé nù ọlọ́run dákùnmọ́jọ́ wà ń bẹ́o ọlọ́run wọ́n ló ní ìfọ̀kànbalẹ̀ èèsí ìfẹ́ ní kàkà àfẹ́ tí bá ń kíyàn alladhina amanu wa tatma'innu qulubuhum wallahi sọmọ́ bí láì lẹ́jìlá ìlà gbogbo ẹn tí fúnra ọba adẹ́dà lọ́sọ́ olóṣìdáwà lọ́mọ́wàá mọ́lọ̀njọ́ mọ́ yíò ápò náà kírùnkírùn torí pọ́kàn wa tó balẹ̀ iná ló jẹ́ a máa yọ̀ pé a fẹ́ kọ́lé ọkàn wa ló balẹ̀ ló jẹ́ a máa yọ̀ pé a fẹ́ ẹran léyá ọkàn wa ló balẹ̀ ló jẹ́ a máa yọ̀ pé a fẹ́ mari ló jẹ́ àgbà ah, dí wa lọ sí second degree mi ó tó gẹ́ láti ìjẹ́ dí lọ sí third degree mi ọlọ́njọ́ kan wọ́ balẹ̀ o àbí ọ̀nà àdáni kàrsí ọlọ́run bá wà láti rí ní kàrsí bí hákìlá haúlà wà ilẹ̀ abílá الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنار ثم الذين كفروا بربهم يعدلون ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوسيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل هي وصية للآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله الشديد أمتنا بفضل من الله وبرحمة منه دخلنا في عشر أوائد من شرد الحجة لهذا العام 1445 الهجرية فقد فتح الله سبحانه وتعالى لعباده المؤمنين أنواعا من العبادات ليقربهم إليه ويبعدهم عن الشيطان فهذا من فضل الله سبحانه وتعالى علينا ونشكر على هذه النعم ظاهرة وباطنة أمتنا فقد أقسم الله سبحانه وتعالى بهذه الأيام كما أشر إلى ذلك ابن عباس رضي, رضي الله تعالى عن أرضاه في قول الله وغير من المفسرين في قول الله تعالى بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والإقسام بالشيء وإن دل على شيء وإنما يدل على عظم شأنه لذلك بيّن صلى الله عليه وسلم هذا الشأن لصحابته وهذا الذي جاء من عبد بن عباس رضي الله تعالى أرضهما أن رسول الله صلى الله عليه وسلم قال ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر قالوا يا رسول الله والجار في سبيل الله فقل والجار في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء أمة الإسلام سابق إلى الخيرات سارعوا إلى الخيرات فهذا أوان الخير لمثل هذا فليعمل العاملون حتى من أدى الفريضة من الله تعالى ليس كمن عداها لله تعالى في غير هذه الأيام كذلك النوافل وربنا سبحانه وتعالى ضمن جعل الولاية للإنسان إذا توفر عنده إقامة الفروض ثم بدأ بعد ذلك بالنوافل ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه لذلك قال العلم من شغله الفرض عن النفل فهو معذور ومن شغله النفل عن الفرض فهو مغرور نسأل الله تعالى أن يجعلنا ممن يوفق ممن يوفق في هذه الأيام الفاضلة ويجعلنا ممن يخرج من ذنوبه في هذه الأيام أمة الإسلام قال الله تعالى معظما لشان هذه الأيام بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيما من الذكر الأكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغده واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام دخلنا في أشهر الأوائل كما بينا لكم سابقا وهذه الأيام لها عبادات متعددة ومن تلكم العبادات أمة الإسلام التكبير المطلق والتكبير المقيد فإن التكبير المطلق قد بدأ بعد رؤية إلال شرد الحجة ويمتد وقته إلى عصر آخر أيام التشريق وهذا لم يتقيد بأي وقت لا مساء ولا صباحا بل أطلق الله تعالى على لسان رسوله صلى الله عليه وسلم فنكبر الله في أسواقنا في بيوتنا في مساجدنا في تركنا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد إلى ما تيسر لنا وهكذا وهكذا حتى يأتينا التكبير المقيد وهذا يبتدئ من صلاة فجر يوم, يوم عرفة وينتهي مع صاحبه في أسر آخر أيام التشريف وهذا جبر كل صلاة مفروضة بعد أن نعتني بالاستكفار ثم نأتي بهذا التكبير المقيد أمة الإسلام لو كان هذا في أواخر رمضان فإننا نبدأ بالتكبير المطلق فقط ليس له مقيد وهذا يبدأ من رؤية هلال شوال إلى أن يخرج الإمام للصلاة يوم العيد وهذا في عيد الفطر أما في عيد الأضحى فالآن قد بدأنا مع رؤية هلال ذي الحجة وكذلك مقيده يبدأ من فجر يوم عرفة وكلاهما ينتهيان في أسر آخر أيام التشريك أمة الإسلام استحث الرسول صلى الله عليه وسلم كذلك على أن نضحي لله سبحانه وتعالى والهدايا والأضاحي بينهما توافق تباين أمة الإسلام فإن الهدايا هي كل ما يهدى إلى الحرم من بهيمة الأنعام أو من الملابس أو من الأطعمة فربنا سبحانه وتعالى فتح هذا الباب لعباد المؤمنين لماذا ليتقربوا منه أما الأدحية فنتكلم عليها في الرحبة القادمة إن كان في العمر بقيا أما الرسول صلوات ربي وسلام عليه لما أراد أن يهدي للحرم إنما عاد البدن لذلك قال للعلم أفضل الهدايا البدن تأسيا برسول الله صلى الله عليه وسلم أمة الإسلام واعلموا أن الدبوة لله سبحانه وتعالى ليس لهذه الأمة فقط بل لجميع الأمم الثالثة كيف لا قال الله تعالى ولكل أمة جنة من سكن ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المحبتين نسأل الله الذي لا إله إله أن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر عداك أداء الدين اللهم ربنا واحد صفوف المسلمين ودم شتات المسلمين وردنا يا ربنا إليك ردا جميلا اللهم ربنا تب علينا اللهم ربنا تب علينا وتب على التائبين اللهم وفق إخوان الحجيج في بيتك المحرم اللهم ربنا وفقهم وفقهم لحج مبرور وسعي مشكور وذنب مكفور وعمل متقبل يا أرحم الراحمين وقد جاء من رسولك أن الحج المبرور ليس له جزاء إلى الجنة وهذا من حديث أبي رعو اللهم اكتب لهم على الجنان الفردوس اللهم ربنا ردهم إلينا ردا جميلا سالمين غالمين يا رحم الرحيم اللهم وفقنا لما تحب وترضاه اللهم ربنا عمنا بما أنت أهل ولا تعمنا بما نام أهل فأنت أهل التقوى وأهل المغفرة اللهم ربنا وفقنا في جميع أمورنا اللهم ربنا وفقنا في جميع أمورنا وبيض وجوهنا يوم تبيض وجوه ليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه دائك يا أجود الأجودين أمتنا وعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وصدنا بملكته وصدث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على